وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إن كذلك ليس فيهم وتولوا عنهم مدبرين فراغ إلى لأبهم فقال ألا تأكلون فقال ألا تأكلون أم لكم لا تنسقون فراغ عليهم ضربا باليمين فأقبلوه عليه يسقون لا تعبدون ما تليتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فالقوا بالجميل فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني زائق إلى ربي سيهديني الصافئة لي من الصالحين بشرناه بغلام حليم فلما بلغ أنفع قال يا بني إني أراك المنام تقعت لماذا أرى في المنام عني البوت انظر ماذا ترى قال أتفعل ما تهمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين ولما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم ربا ربا وناديناه أن يا إبراهيم لقد صدقت رؤياك الرؤيا وقد ساكت الرؤيا وإنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفتيناه بذبح عظيم وفديناه بذبح عظيم وتركنا وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريته محسن ومن ذريتي ما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين الله وآتيناهما الكتاب وأتيناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين وقل إنهما من عبادنا المؤمنين torí kéèsì ilẹ̀ yásù ọ̀pọ̀tún ẹjọ́rọ̀ àfikúkẹ láti ilẹ̀ yásù tagbọ́ ilẹ̀ àtàlà mìíràn mọ́ تتقون أتدعون وتدعون بعلا وتظهرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على آل ياسين إنا لذلك نجزي الموسنين إنه من عبادنا المؤمنين إن لوطا من المرسلين إذ نجيناه وعله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مسلمين وفي الليل أفلا تأكلون وإن يونس لمن المرسلين إذا بقى إلى الفلك لمسعون فساء ما كان من المدابين ولباب مولئوت وهو مليم ولولا أنه كان من المسامين فلبث في بدنه إلى يوم يمارون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى مئة ألف أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فتبتعما لربك البنات وله البنون amúgbàdà kí na límọ̀lá ìkẹta iná fàánwà mú ń ṣáhìdú iná omi ní búkí lẹ́kùlú ní wọ́lọ́dọ̀ mọ̀ wà iná omi lẹ́kà bìbú Ọ̀pọ̀ ń dáná àti ní máa تقطعي فتحكمون أفلا تتفكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمقدرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين وإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من وصال لجهيم وما منا إلا له مقام معلوم وإنا لنهل صافه وإنا لنهل المسافهون كانوا يقولون لو أن عندنا ذكر من الأولين لكنا عباد الله المغلسين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلماتنا عبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغيبون فتولى عن أمتائي وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح لمنذرين وتولى عنهم السائل وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك بقاتل ذات عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ọkùnrin lóbìnrin àwàjọ kí lẹ́ẹ̀mẹ́ta torí pé ó ti ti ọ̀rọ̀ ní ìdọ́rọ̀ ń parí ọ̀rọ̀ sí ní ọ̀rọ̀ ńláńlá ni àmì ńláńlá ni àfọ̀mọ́ ńláńlá ni ìkẹ́ ọlọ́run ni ìyìn ọlọ́run ni ìgbòkèfọ̀gbó fún ọlọ́run ọba ni ẹwà jájọ wílẹ̀ mẹ́ta kásùmọ̀ bá kí wùrọ̀ pé ṣòwọ́ àánà ọ̀rọ̀ fi ká ọ́fílẹ̀ láti àmà ẹ̀kọ́ wọ́tọ́lá سبحان ربك رب العزة عما والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سورة الصفات سورة الصفات ọpa ìtàn àwọn kókó náà nẹ́bí ọlọ́run ọpa ìtàn àwọn kókó náà nẹ́bí ọlọ́run bí àwọn mọ́kànlá bí àwọn mọ́kànlá tọ́fẹ́nù kan yìí tọ́fẹ́nù kan yìí ogun ta fẹ́ kọ́ lára wa nẹ́bí ọlọ́run ní pẹ̀ lára wọn ogun ta fẹ́ kọ́ lára wa nẹ́bí ọlọ́run ní pẹ̀ Àwọn ọ̀tẹ̀tẹ̀ tó ní àtàwọn ọ̀ṣẹ́gbá ń bẹ lára wọn nẹ́bì yìí. Ń bẹ lára wọn nẹ́bì yìí. Ọlọ́run sì bá wọn kí lé agogo ẹ̀ fún ọkùnrin sẹ́sì yanjú. Ọlọ́run sì bá wọn kí lé agogo ẹ̀ fún ọkùnrin sẹ́sì yanjú. Yọ́ máa túnmà pé ẹni tí ìjẹ̀gbọ́n bá ti dúró tọ́lọ́run òun ti ẹ̀ ṣe. ti dúró tọ́lọ́run náà rí ti ẹ̀ ṣe. Àwọn ànábì wọn ẹ̀yìn òun ọ̀kúrọ́sí kápẹ́ẹ̀tì. Àwọn ànábì wọn ẹ̀yìn òun ọ̀kúrọ́sí kápẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ wọn ọ̀sákò lọ́dọ̀ Ọlọ́run.

níbi jíjẹ níbi ní mú bí ọ̀tá ogun abápẹ́ ìkẹfẹ́ ṣe kò tó ti wọn bàbá ní kọká ṣe kò tó ti wọn láti kíkí ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ọlọ́run wọ́n sì jẹ́ tí wọ́n dọ́dọ̀ ọlọ́run ní wọ́n sì jẹ́ tí wọ́n dọ́dọ̀ ọlọ́run ní náà ni a máa gbọ́rọ̀ wọn wọn mú. Torí pé ìtàn wọn bára wọn mú. Ọ̀rọ̀ wọn jọra wọn. Ọ̀rọ̀ wọn jọra wọn. Iṣẹ́ wọn jọra wọn. Iṣẹ́ wọn jọra wọn. Ìpínlẹ̀ tó mọ́ tàbí tàbí bá tó àfi ìbáadé tí ènì ni. Téèni ni, téèni ni, náà lọ̀rọ̀ wọn, náà lọ̀rọ̀ wọn, téèni tí ọkọ̀ra wọn báyìí, téèni tó kọ́ra wọn báyìí, tílítílá tó mọ̀rọ̀tọ̀bítà náà làwọn lọ́rọ̀ ń kò rẹ̀. Téèni tó kọ́ra wọn, ẹgbẹ́ téèni máa ń panudé, àmọ́tọ́kọ̀ bá panudé, yóò fẹnu kọ́ra wọn fún ti báyìí ọ̀kan tán lọ báyìí jọ pàdé báyìí ọ̀kan kò sínú ẹ̀ ọ̀kan tán lọ báyìí ọ̀kan bá tó kó sínú ẹ̀ yóò tó pàdé dé máa ní wọ́n ti rí síra wọn títí tí wọ́n èdè lẹ́nu bẹ́ẹ̀ ti rí síra wọn títí tí wọ́n èdè lẹ́nu àwọn ànábì ọlọ́run náà àwọn ànábì ọlọ́run náà gbogbo wọn náà lọ́lọ́run wá kí wọ́n gbẹ̀yìn gbogbo wọn lọ́lọ́run kí wọ́n gbẹ̀yìn náà ni alkùránì kí wọ́n gbẹ̀yìn náà alkùránì kí wọ́n gbẹ̀yìn látara bẹ́ẹ̀ إن هذا الذي ذكر لآل الجنة لهو الفوز العظيم إنه يتابع يا آل الجنة يعلى تصبح الله سبحانه لمثل هذا فليعمل العاملون Mo ṣiṣẹ́ tí àwọn náà bá ṣe ẹni tí bá ń fẹ́ bẹ̀rẹ̀ fóònù òṣìṣẹ́ àwọn náà bá ń ṣe kó mọ́ra jíṣẹ́ ìṣẹ́tàwọn máa jẹ́ náà bá ṣe ní kó ṣe ìṣẹ́tàwọn máa jẹ́ náà bá ń ṣe ní kó ṣe ọ̀rọ̀tàwọn máa jẹ́ náà bá ń sọ ní kó sọ ọ̀rọ̀tàwọn máa jẹ́ náà bá ń sọ ní kó sọ ìrìn tí wọ́n máa rìn ní kó rìn ìrìn tí wọ́n bá rìn ní kó rìn ọlọ́fẹ́ dàbí wọn ọlọ́fẹ́ dàbí wọn ọ̀rọ̀ nìkan ní kí ní kan tàbí ọ̀fíkà tó rí Àtẹ̀rìjú á jẹ̀kún náírà fi pàpà omi لموسى وأنت بغير زاد لموسى وأنت بغير زاد أترجو أن تكون رفيق قومي Ọfẹ́ tàbí àwọn olóríire. Ọfẹ́ tàbí àwọn olóríire a an tàkùnrà fíkà káomi ọgbẹ́dàbí ọmọ àdìjẹ́nà. Ọgbẹ́dàbí ọmọ àdìjẹ́nà. Àtàríjú an tàkùnrà fíkà káomi. Ọgbẹ́dàbí àwọn wọ̀lí. Ọgbẹ́dàbí àwọn wọ̀lí. Àtàríjú an tàkùnrà fíkà káomi. Ọ̀fẹ́ máa ṣàdúrà fọmọ pẹ̀ lójúmọ́. Ọ̀fẹ́ máa pàṣẹ kó sì mọ́ ṣe àtẹ̀ríjò àtẹ̀kọ́ náà fi kọ̀kọ̀ mi. Làmúlà ló wà ń tàbí kẹrì tàbí Láhún tàjò wà ń tàbí kẹrì tàbí làwọn záàdùn àwọn láti ilẹ̀ àwọn láti ilẹ̀ làwọn záàdùn àwọn ní àjẹtẹ́lẹ̀ ẹkùn àwọn ní àjẹtẹ́lẹ̀ ẹkùn làwọn záàdùn wọ́n láti àṣepamọ́sọ́dọ̀ ọlọ́run àwọn láti pamọ́sọ́dọ̀ ọlọ́run

Ọlọ́ọba eh, eh, eh, Ọlọ́run ti wá ti màdàrú ni. Ọlọ́ọba ti wá ti màdàrú ni. Ní òbìrí pẹ̀ Àwọn bàbá dáwọn òbìrí pẹ̀. Ẹ̀ ìbìrí pẹ̀ láíláí. Àwọn òbìrí pẹ̀ láíláí. Ẹ̀ jẹ́ sábà fi orí, ó sì lè jẹ́ sábà fi irú bá ń kọ́ ìyá lè jẹ́ sábà bí rẹ̀ àbíbẹ̀ yọ jẹ́ sábà bí ibú èyí àwọn wá ní pé yàn kó sẹ́yìn ẹ̀yìn àbọ́gbàra ọwọ́ rẹ̀ àbọ́gbàra ọwọ́ rẹ̀ ẹ̀yìn ìdàrí ìràwọ̀ rẹ̀ kó lò bábásà ti tọ́ bá mú ọlọ́mọ̀ sí bábásà ti jẹ́ ọba mú ọlọ́mọ̀ sí báńdì náà kan fi wọ́n gbé gbogbo sáàrẹ̀ yẹnyẹn ẹgbẹ́ láti pé sáàrẹ̀ yẹn a jẹ́ àbínú ẹ̀kọ́ wà àwọn àwọn àpẹta ni ó gbé sáyẹyẹ ni àwọn àgbérí fún orin ọ̀wà ní gbérí ọwà gbérí rẹ̀ olúgbérí fún wọn ẹgbẹ́ star náà tẹ̀ lórí di bad àti good ọgbẹ̀ta ní tọ́bá ikú wọ́n rí gbé òun àti ogbe gbogbo ẹ̀nu eléyìn òun ní àmì bí ní ìkọ́ àti níbi ní sọ̀wà torí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ لا تقل قد ذهبت أرباكه كل ما سار على داره وسل لا تقل قد ذهبت أرباكه كل ما سار على داره وسل كل من سار على داره وسل جنة باب الجنة وأبواب الجنة مفتوحة Gbogbo lẹ̀kùn àjẹ́nà ni wọ́n ti kalẹ̀, illa man aba. Àwọn kan wá sí, illa man aba, àbẹni tó bá pọ̀ sí. Àbẹni tó bá pọ̀ tó bá lóhùn ọlọ́ tó lóhùn ọwọ̀. Ó bí Àrẹ́lì ni ẹni alápàṣẹ fún jù títọ́ lọ́nà ẹ̀mù. Ẹni tí a bá pàṣẹ fún jù ọba títọ́ lọ́nà ẹ̀mù olúwa jẹ́ ọ̀fẹ́wọ̀ náà nù. Ọ̀fẹ́wọ̀ náà nù. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Èmi sí làádẹ́ wàlé àmàlé àmìlú. Àwọn ẹni sẹ́lọ̀ yìí o. Àwọn ẹni sẹ́lọ̀ yìí. Látara báyìí. Látara báyìí. Tètè múra múra wọ́n Wọ́n fẹ́ tilẹ̀kùn ọkọ̀. Wọ́n fẹ́ tilẹ̀kùn ọkọ̀. Ọkọ̀ ti fẹ́ sínú. Ọkọ̀ fẹ́ sínú. Látara bẹ́ẹ̀ májì ó símọ́ lọ́wọ́. Májì ó símọ́ lọ́wọ́. Ọdún láwẹ́kù. Okù márùn-ún. Àwẹ́kù márùn-ún. Lábílà mẹ́rin lọ sí. Àáká mẹ́rin lọ kí. Wá sí alẹ́ mẹ́rin lọ. Wá sí ọ̀sán mẹ́rin lọ lọ. Àtúkì mẹ́rin lọ sí mo bí ìrìnàjò ní o. لمثل هذا فليعمل العاملون لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا عن شجرة زقوم لكم جمال Ṣérù bí káwọn máa lè jẹ́ sọ̀kalẹ̀ sí ẹ lọ́dá ni, àbíkẹ́ lọ sọ̀kalẹ̀ sí bí sájára ti Israel kú mi igi ẹ̀gún igi iwú igi àgbákò igi àjẹ́ ẹ̀dọ̀jálò fún igi ẹ̀gún lára rẹ̀ èso rẹ̀ tó wá kúrò ewé rẹ̀ tó wá kúrò igi tí ọ̀dá níjẹ́ igi ìzàkúmi sọ́dá kí ń sọ̀kalẹ̀ sílẹ̀ àdúwà lọ́pùtù láyé Adúwà dáadẹ́rẹ́ láyé jẹ́ ọ̀dá àlọ́ pẹ̀lú búlá kìí àmà. Jẹ́ ọkọ́ dáadẹ́rẹ́ tó wá pẹ̀lú búlá kìí àmà. Ìtajára tún náà làdé jẹ́ orí láti mú gbogbo ojú. Àjára àtajára tẹ́lẹ̀ lọ́pàá ní lọ bí 25. Bẹ̀lá déjì òní. Ìbẹ̀lá bàbá déjì òní. Iná jàálìnà fìtínà tánlé zọ̀límì. Sẹ́wọ̀ pé iná jàálìnà fìtínà tánlé zọ̀límì náà. Ìwọ̀n náà ti wà nínú Alkùránì ń bì kan ní Alkàlámìkọ́. Bidọ́lọ̀ ti sọ fún àwọn kàfìrí ní pé wàlídọ̀ irú wọn ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ mọ́kà nígbàtà nẹ́bí sọ wípé àwọn màláíkà tó sẹ wípé láyàzún Allah ma àmọ́ra owó ẹfà àlúnà máa yóò wà lóòrùn وما يعلم عدتهم إلا وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا فتنة عينا لهم أول نصور عنها ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا ومحدت له تمديدا ثم يسمع أن يزيد كلا إنه كان لآياتنا عنيدا أو يكون سودا jára wọn kọ jára bá mú sílẹ̀ kẹ́ ìkọ̀kọ̀ jára. Ọmọ kò tí àkọ́ mọ́ kú ti lákẹ́ ìbọ̀kọ̀ jára. Ọmọ náà bọ̀rọ̀ fún máa bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ fún máa dìbọ̀rọ̀ wá ń tẹ́ kí bọ̀rọ̀. Ìtàkọ́ إن هذا إلا قول لبشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبكي ولا تذر لواحة للبشر سنة وما جعلنا بابنا إلا ملائكة وما جعلنا حجتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يزداد الذين أوتوا الكتاب والمؤمنون أن وليقول أن الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يدل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر àwọn ọmọ adápọ̀ kí a mímọ̀ ẹ̀kùnrin yóò fi dábìtì náà lẹ̀ sí ìyẹn lọ́rùn

Wà tí Al-Qur'an sọ wípé àwọn ọmọ inú ilé mẹ́kọ̀ọ̀kan, Màláíkà tí ń bẹ ń bẹ̀ tí ọmọ sọ́bẹ̀ 19 ni wọ́n 19. À, wà nílò ọmọ ògíra wá ní 19. Èmi nìkan wọ́n na mẹ́wàá nú wọn. Olóhun nìkan na Màláíkà mẹ́wàá,

kí ọlọ́wà wí. Wa ma ja'alna ashaban nari illa malaikatan ẹ̀yà tí sí àtàṣọ́rọ̀ ọ̀nà ìjìnlẹ̀. Wa ma ja'alna ashaban nari illa malaikatan náà láti wé ohun. Zàrí ní wà máa ń sá láti tó wà ní dá. Jẹ́rì náà ń jẹ́ta ohun ìlà fìtínẹ́ta. Ẹ̀fẹ̀ mùtábà tí mo tú ní, tó bá kàlẹ́ sí ẹ̀ndà àpá àtẹ́yìn. Wà máa jẹ́ alá ìjẹ́ta ohun ìlà fìtínẹ́ta nílá ní ìnàdábàrọ̀. Ó ní mo máa máa dákọ ni. Wọ́n fẹ́ fi dá públẹ́mù lẹ̀kùn yìí rẹ̀. Ní ẹsẹ̀ ìfínà ìjẹ́ta ohun. إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب àwọn tọ́rọ̀ yé tí wọ́n máa kọ̀tẹ́ máa ká tọ́rọ̀ lè dá wọn lójú pé àtà lẹ́tò àtà ní protocol àtà àmà ẹ̀tọ́ àkàn àmà nǹkan sírò ìdí pọ́lọ̀ ń kàdá gbogbo ẹlẹ̀ láì 19 kí ló gbà lérò pẹ̀lú òǹkà 19 ó ní bá ti yọba dákọ̀ àbáyìn ó ní bá ti ọdákọ̀ sàbáyìn ní àkùrán ọdákọ̀ hamsin ọdákọ̀ sàlátàlàyàlì ọdákọ̀ òǹkà mẹ́ta òǹkà márùn ìṣẹ́ àtàrà àti òǹkà mẹ́ta gbogbo òǹkà Ọ̀gẹ́gẹ́ fún ààrẹ ọmọ kátà ọ̀pẹ́lẹ́gbò lọ́lọ́run. Ẹ̀ẹ́ ó létò. Ó létò. Àkátáǹtì lòun náà. Àkátáǹtì lòun náà. Ẹ̀yìn máa káǹtì kan. Ẹ̀yìn Ọ̀dá kí ẹmọ́ mọ̀ Ọ̀dá kí ọmọ mọ̀ ti ní nǹkan tó tọ́ ẹ̀kọ́ dálẹ̀ kọ́mọ̀ ń òǹkàdé mẹ́lọ ọ̀dọ̀ ọlọ́run pé 19 tọ́lọ́ sí bí 19 jíwá iná yau mẹ́ inda rafika ka an nìzára tí ìmọ̀ta òdún sáfà bẹ̀rẹ̀ tàbábọ́ sí bí òǹkà 19 ó ní bá ti púpọ̀ 19 ni bismillahir rahmanir rahim ara bí ti mẹ́bẹ̀ 19 ni بابا اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من ألف allama ìsáàdì máa lẹ́bí yálàm 19 lábàá bẹ̀. a 19 lẹ́yìn 19 òtúkú 18 òun náà tún ní bá sí tọ́jẹ́ adàdì hayyùn adàdì hayyùn 18 ni tàwádìí wọ́wọ́ ọ̀tún wá 18 ní mẹ́rin àyè lọ́wọ́ ọ̀tún ó kan ni wọ́n fàtógùn ní ẹjọ́ lọ́tẹ̀lẹ̀ tí ń jẹ́ hayyùn tàwá wọ́wọ́ ọwọ́ bí wà ní ọjọ́ 81 àwọn ajẹ́ 99 tàbá tàrábà rẹ̀ ní bí ẹ̀ máa wọ́n àbẹ́ méje yóò padà sí 19 tàbá ní ìkù onítọ́lọ̀ fẹ́ sí pẹ̀lú ẹ̀ onítọ́lọ̀ fẹ́ sí pẹ̀lú ẹ̀ ọlọ́run ní gbogbo nǹkan àwọn màláíkà ta kó síbẹ̀ ta fi 19 pè wọ́n yẹn ẹ̀ màtírí ẹ̀ ẹ̀lẹ́ ìmọ̀ àwítàbá fi kọ́ yìí. Ẹ̀ẹ̀sẹ̀ ìkìnà lẹ́bí ìnáwó tó lè kè dáadáa. Àwọn tó wá mọ̀ nǹkan kí àwọn tó sì mọ̀ nǹkan lù ṣáka ilẹ̀ ìtira ìkọ́lọ̀ lù ìsáàbì rẹ̀ yóò bá gẹ́ẹ̀tì ẹ̀. Ìsáàbì 19, àwọn ó tó lè kè dáadáa tá a fún láti rí kan mọ̀ ìsáàbì lù. Àwọn àwọn àfi yẹ́ omi nìkan lóòtọ́, nǹkan tó mìnì báyìí, omi nì omi nì ويزداد الذين آمنوا إيمانا Àwọn tó ìlúwúrọ̀ fún àwọn ọ̀wọ́n ìbá lú ẹ̀fẹ́ àlú ẹ̀fẹ́. Àwọn ti kọ̀ tọ́lọ̀ sí iná àwá ti dà àwọn wà láàkiri. Tọ́lọ̀ sí iná àwá ti dà. Ìjọba máa wáyé pẹ̀lú àwá ti dà. Ìjọba ti mẹ́ni pẹ̀lú ẹ̀kọ́ máa rán. Ìjọba ti mẹ́ni pẹ̀lú rẹ̀ kọ́ máa rán. Èmi ti gbà pé Ọlọ́run ti dákọ́ 19 èmi ọmọ àdó lẹ́kọ̀ọ̀kan. Ìmé ti gbà ipò ọlọ́dá kan 19, èmi ọmọ àdó lẹ́kọ̀ọ̀kan. Bá fẹ́ sàfáàtì àmà sàn 19. Bá fẹ́ sàfáàtì àmà sàn 19. Lábá ní kí ló dé màá lọ́lọ́dá kan 19 ṣùgbọ́n. Lábá ní kí ló dé màá lọ́lọ́dá kan 19. Bá fẹ́ sàfáàtì àmà sàn 40. Nígbà bẹ́ sàbájì àmásàbọ́jì. Máa ní kí ló dé máa lọ́nà dápọ̀ mọ́ ti náà lùkùrá. Máa ní kí ló dé máa lọ́nà dápọ̀ mọ́ náà lùkùrá. Máa rẹ̀ sàbájì àmásà 70. Sàbàyínà rọ́sì lálèwé káàkì náà ọlọ́ndàkọ̀ ẹ̀nà Al-Qur'ani. Ọlọ́ndàkọ̀ ẹ̀nà Al-Qur'ani. Sàbàyínà mìíta alìfì sánàtí, mìíta alìfì sánàtí, mìíta alìfì sánàtí, kí ni kí ni ohun káàrẹ̀ ní òdè ìgbó? 100,000. Òǹkà tó ga jù. Òǹkà tó ga jù. Ìrùnkún kàmí tó wà náà Al-Qur'ani tó jù lọ mọ́. Mìíta alìfì sánàtí. Òǹkà táà lè sọ pọ́ kò sí ló kò ló nọ́mbà ó lò ní ó lò ní sentence ni kò ló nọ́mbà àmọ́ ní nọ́mbà ni ata alfi sanati ǹjẹ́ àrí nọ́mbà tó jùlọ ní ọkọ̀ ẹ́ tó sí ó ìlàjí rẹ̀ ló wà àní tó jùlọ sẹ́ kẹ́ni ìlàjí ẹ̀ lọ́wà Ìyàwómi tánà mẹ́kẹ̀dárò ó fàmùsí alìfàsánàdé. Ìdájí ẹni, áfíríjì ẹni. Ṣùgbọ́n ètò àì pàdápátá náà Kùrán dápì nọ́mbà olólọ́n dápọ̀ náà Kùrán tó àìjù, òun ni ni 100,000. Láàbí pé bí ẹ̀bá lóòun sáà kan kò rí bẹ́ lọ́ọ́sà Adádùl Kẹ̀bí tàbí Adádùl Akbar kí ni 100,000 nígbàtí ìsàbá jẹ́ 100,000 bùkátà tó bá fi gbọ́jọ̀ bá bí a má bèèrè mọ́ ohun ọlọ́run ní sínú fún ó lè ṣe fọ́mà rẹ̀ lọ́dá àwọn ní ilmù sírí tí wọ́n àti ìgbọ́lẹ̀ ní ọlọ́run má dàmú kiri ohun ká tó sì kéré jù ó ní kí ni ẹyọ kan ṣoṣo wọ̀sáfẹ́ wà lọ wátìrì àwọn wátìrì tààrí wọn gbé wá ní ìsáàbò rákùnmù hmm? tàbá fẹ́ mú wá ní ìsáàbò rákùnmù mú lọ́nà tòhánì kul huwa Allahu ahad ahad ìjẹ́ wáhìdù wáhìdù náà bẹ̀ wa ilahukum ilahun wáhìd ẹ̀sọ́ òǹkà tó tún jẹ́ tó tún kéré sí òǹkà tó lóòjù náà kùránì tábá wá ìsábìkì wáhìd àti ahad wáhìdù jẹ́ rákùnmọ̀ ìsábì ahadù jẹ́ sífà ẹ́ ahad a n'i máa ká nǹkan ní ìrìnká bí ahad ẹwà n'i ní pípà yìí ahad nínú a ni ni ni ni ní ni ìsáfẹ́ mathematics ha mathematics ọ̀nà ni tàbá ní wáhìdù ó dé nínú tàbá ní áhàdù ẹni àkọ́kọ́ áàlò fún èèyàn nígbàtà bánkà áàlò fún one person àmá wahid alu fún ìsáàbù nọ́sùn ìzáàtùn ìsà tàbí wọ́n wáhìdù òní nọmbà wọ́n wọ́n ahad òun làtò tí ò síwú ẹ̀mọ́ ṣẹ̀ríẹ̀sìn ló fi ájẹ́ pé tàbí kúlúwọ́ lọ́wọ́ ahad kí ló tọ́lọ̀ ọ̀sọ́ pé kúlúwọ́ lọ́wọ́ torí ahad sífà mọ̀fúnmù rẹ̀ lágbàjú wá ìdù lọ tàbá fẹ́ ka àdáàdù wọ̀lọ́hù gẹ́rù máa tẹ̀ wọ̀gẹ́rùhù mínàlmàlùkọ́ ti wọ́lùmọ̀ àtẹ̀ ọlọ́run ìtẹni tápì sísì ẹ̀ táwà pé ení èyí ẹ̀ta mm-hmm. tàbá fẹ́ lo alwáìdù àti àhádù ewó lọ́dáàdù kálò fọ́lọ́ ahàdù lọ́dáàdù lọ́lọ́ tàbá fẹ́ máa kàrà tó wá rí òde ní ìtìní ní òde jì tàlátà òtẹ̀ta tẹ́ẹ̀ká lọ fún ara ọlọ́run làbá gbé ìmìnà ilmà lè sáábì ilé ìlèmọ̀ rọ́fẹ́ ooo Inna ilmù lè sáábì ìlèmọ̀ rọ́fẹ́ ooo Àdálù àtálù bí kẹ́lì ní ìrìwá. Tún wí iná ilmàrí sáàbì ilmọ̀ rọ̀ fi ohun. Iná ilmàrí ìsáàbì ilmọ̀ rọ̀ fi ohun. Fi ètò sáà. Fi àwọn ìjẹ́fìtẹ̀ ìwátẹ́fì ohun. Fi ilmẹ̀ ìjẹ́fìtẹ̀ ohun. fi ilimihi tẹ́tẹ̀rí wákẹ́bí ohun. Ibéjì méjì náà fún àti mẹ́ta báyìí. Ọmọ ọjọ́ àwọn èjú bàbá ti láti láìláì mọ̀ àmúsọ́ ti làdàbí aláìláì. Inna ilmà ní wọ́n láìpé máa kò sórí èèyàn. Ọmọ iye ó nù, Bẹ́ẹ̀ bá gbẹ́ ẹgbẹ̀rún fún yọ́ di súfòrò. yóò sọ di kí ni odó kò ní mọ owó náà yóò kó owó rẹ̀ lọ́dọ̀ èmi náà tí gúdù tó mẹ́ dáadáa nínú tí ma múra mi sínú gbọ́gbẹ́ kí n tún gúdù nínú ìsáàbù dáadáa ìsáàbù ti mẹ́ta ni ìsáàbù rọmúlí ọ̀tọ̀ abẹ́lú ẹ̀pẹ̀ ọ̀tọ̀ ìsáàbù rákíní ìdáǹkínká nǹkan tí ń jẹ́ bí ẹ́ òǹkà òǹkà inú èjì ní ẹ̀bá ti mọ́ tó pàlá ìbẹ́ yóò sì máa kiri ọlọ́m tó ọ̀dà púpọ̀ ọ̀dà púpọ̀ kánákò ní ẹlọ́kọ́ ìmúrìtà táwọn kan máa ń bú pẹ́kọ̀ ẹkọ́kọ́lọ̀ ọmọ àná lẹ́bàá ẹwà àmọ̀bọ̀ dá sí ọ̀dà ọwọ́ kí ní òtò gẹ́lẹ́ kan wọ́n lé kí là ń jẹ sí mọ́wọ́ ọ̀bá tó pẹ́pẹ́ arékẹ́ni tọ́wọ́ ọ̀bá tó ọmọ tọwọ́ rẹ̀ ọ̀bá tó yàgùdàrí a ní kí là ń jẹjì ìtàn ẹlòmí nítorí pé kò ní mímọ̀ kan ní máa fi bú ẹ̀hùn rẹ̀ di náà wèrí bú kínú ọwù tẹ́wẹ́ tọ́wọ́ náà wèrí bú nígbàtí ọ mọ̀ ọ́nù látara ìmọ̀ ń ga fún ẹ̀jú máa rà sí ìjú máa gbé ìyàjà. Ilé mi tẹ̀sẹ̀rí wà tẹ́bí ohun. Ẹlọ́ ti máa káà rẹ̀ ló ti máa káàtà. Pápùgbé tù kan. Ìgbédé ìyànbá máa ilmọ̀lẹ̀ ìsáà tẹ̀dí ògbógbó rẹ̀ lógún kàkàlẹ̀ ìlú náà kùránì. Wọ́n ọlọ́ọ̀bá tó láyé tó lọ́run tí ọkọ̀ kàkàkà máa lókún tó kàkàlẹ̀ يسيكن الذين أوتوا الكتاب أنت بما كيوك لجود داني لجو ويزداد الذين آمنوا إيمانا وطبعا إيمان كتب لكم إيمان نسي ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون يا وطبعا مما ثم كان كما كان كما سي ثم ريدين أترايكين أتريتماتيك متى ترى الأر أر لبري ريدين mímọ̀ ká writing mímọ̀ àti arithmetic mímọ̀ tí a bá ti mọ́ mẹ́tẹ̀ta ó ti ráyé wá kò síbi tí ọlọ láyé tó wà fọ́rọ̀ sẹ́yìn wọ́n ní ẹ̀yìn ló ẹ̀yìn ló da owó mọ́ lórúmọ́ lójú ó kí wọn bí wọ́n ṣe wọ́n pé wọ́n ọjẹ́ ni bá máa kọ́ tí ó tó mọ̀ ká tí ó tó wá mọ̀ sírò ẹ̀yìn ni ọ wá ọba tó wá mọ̀ ọkọ̀ tọ mọ̀ ká tọ wá mọ̀ sírò wọ́n mọ̀ yìí wọ́n jẹ ni وليقول الذين في قلوبهم مرض والكافرون Ọ̀gá ọ̀dá lọ́kàtọ́kà wọn wọ́n ń sọ tí ọ̀dá òun láti dàárú máa lójú. Mọ́dá àrádà lọ òkè àádá mọ́sálá. Tí ó máa ń gbà lérò pẹ̀lú gbogbo àwọn ìsámpù tí mú wáyìí, a máa kòwé, a máa mú kàwá, a máa sọ̀rọ̀ tátá, rọ́gẹ́gẹ́ ọ̀rẹ́ra. Àtọ́lọ̀ wọn bá ọ̀rá ìtúbà wọn, àtọ́bílẹ̀. Mọ́dá àrádà lọ òkè àádá mọ́sálá. Nígbàtà fẹ́ sí ọlọ́pàá àkíyèsí wa sáyẹ̀sì wa lára ayán ó pé àkíyèsí sáyẹ̀sì wa lára ètìtì ó pé àkíyèsí wa sára aláàdákùn ó tún sí súra kàfàlà ń dákùn lọ́tọ̀ ẹ̀rí Súrátùlì ìsáàdì rẹ̀ Súrátùlì àǹkàbújì náà tún rẹ̀ ọlọ́run sọ́tò tí ni sọ́rọ̀ èso dàbí èso tí ni sọ́tò sí ìtú ni àti bá kanáà ni wá ẹnìkan jẹ́ nìkan lọ́lọ́ ọlọ́run ọkà dáwà lọ́lá ọkùn aláàká ilẹ̀ ọ̀tán mọ́ náà láńsí ìlò Nígbà tí ni Jàálínà fìtínàtà lè mọ́ọ̀lì mi. Alábòsí ó lè bá máa bíbi igi ìsàjẹ́látò sàkúmi kalẹ̀. Ẹ máa gbé igi ìsàjẹ́látò sàkúmi. Ẹ mọ̀ yóò ti wá hù lálìjẹ́ náà. Ṣé ẹ̀pẹ̀ kan bẹ tí ń hu igi lálìjẹ́ náà ni? mi máa bèèrè lọ́nà igi ìsàkúmi. Ṣé bẹ̀ ni? ọlọ́pọ̀lọ́ máa ẹgbọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀gìrí ọ̀rọ̀ fíìmù ní yẹ́wọ̀n aka ọ̀rọ̀ alkùránì sí ọ̀rọ̀ àwọn bàbá ṣùwé àti láti mọ́ka wọn ọ̀pẹ̀bẹ́ mọ́ka wọn lẹ́jọ́ òkòkó iṣẹ́ màá tí mọ́ nǹkan sọ lẹ́kà àwọn tí máa ń hun fíìmù nìkan ní àwọn tí ń kọ fún tí mọ́ ń kọ́ ọyẹ máa ń kà wọ́n nìkan nílàkà ìjúwálé àwọn tí ń kọ fíìmù ọ̀tọ̀ wọn ìhájì àwọn tí mọ́ hájì ọ̀tọ̀ àwọn míì tún mọ́ ń kọ fíìmù àmà hájì ẹ̀ tani ẹmà kà lọ́pọ̀ kan abèláre abèláre mú ìwá mú ìwá yínká kọjú yínká kọjú ògògó ògògó mùmí mùmí Bello Ògàtọ̀ tẹ́ rí àwọn tí ọ̀rọ̀ náà ni ẹ̀kọ́ ni tẹ́ rá àwọn kan nínú ayé wọ́n gbà pé àwọn ànábì ẹn onítíátà ni wọ́n wọ́n fọ́ ọmọ ẹ̀fọ́múlà ni òstúra ni àtàtìrì àwàrí òstúra ìstórí ni wọ́n jòkó wọ́n rò ní alìkìámà alìjẹ́nà tẹ́ọ̀kọ́ àwọn onífíìmù náà jòkó wọ́n tíǹkì wọ́n rò ní wọ́n wá fíìmù ẹ̀ wọ́n á fírèmù ẹ̀ àwọn dìtíìn wọ́n á pàtíṣẹ́ àwọn kan ní wọ́n wá dìde fún so àwọn tí wọ́n sì yàtọ̀ fáwọn tí ń kọ́ àwọn kèfèrí wá gbà pé gbogbo ń tàà sọ́nkọ́ àdìsẹ́ náà ọ̀rọ̀ sàárè òkè àtìráàkì ẹgbẹ́ tí ló zẹ́ ẹnìkan ó jíyà pẹ̀láìkà kan tí mo ní jẹrẹ wọ́kọ́ lókítà wọ́n ní èkìtà sábà ọ̀pọ̀ ọmọ ẹni kọ́ lóru ni wọ̀nyí yẹ́ túnmúlá alẹ́ ìbúkọ́ta ní wà fílà àwọn àjẹ̀nú kan ní dìtẹ́jì fún lọ́sàn àti lóru. Ọ̀nà lè rí iná kápàrú ìní àṣà ìlà ìkókò ní bùsàrá àwọn. Fẹ́tún wọ́. Ìní àdà, àwọn kèrè yá ní ìní àdà, Kùránì tẹ́ ní kéhùn ẹ̀pọ̀ àwọn ẹ̀gbọ́n náà máa ń lò bẹ́ ìfùkù irú àgbélẹ̀ ní jẹ́bẹ̀ irú àgbélẹ̀ ẹ̀hùn tí èèyàn rò lófèrè pé ó burú ju kẹ́sìbù lọ ìfùkù burú ju kẹ́sìbù lọ torí kẹ́sìbù irọ́ tí yẹ tètè lè já ní ẹ̀ ní tìrìn nílọ kí ẹni tí ń ṣe kẹ́sìbù ó ti já ara rẹ̀ àmọ́ ìfùkù ó ti rò sọ̀lá sọ̀tún lámọ́ yóò padà já o àmọ́ ọ̀nà ó jìnà ní fúnkù ju kẹtìbù lọ tẹ́bá pẹ̀ ní àpọ́kùnrin àrí 419 ní jẹ́rẹ̀ ó 419 pàlá ilẹ́yìn ọdún kan ló tó mọ̀ pé tí 419 lára ìjòkó fúrémù ẹ̀ dáadáa lẹ́yìn ọdún kan tó ti náwó rẹ̀ tán ló tó wájò pé ah ìyẹn ni pé bọ̀dá alágbájá tó ti lọ náà nù ó ti pọ́ tó kan ó ti <laughs> lọ ìfúkùnù ìfúkùnù Ibọ́ wa nẹ̀ bá gbá ọ dáadáa tó bá jòkó sí ọgbọ́ gbá ọ dáadáa yóò tó gẹ́yìn ọdún kan kó tó rájú gbà tí wọ́n ti gbá mi. Mọ́nà bá tètè tánú rẹ ló tó àà. Ibùkù ju kẹ́sìkù lọ. Ibùkù ju kẹ́sìkù lọ. Òdánù. Òun náà tún pọwọ́ lé kẹ́sìkù kò tó ibùkù. Bùkù táà Kúrọ́ ni ó sì máa jó máa dúnú ní fi mo ti gbọ́nú rẹ́díò yìí tẹ́kí wọ́n ti dákọ̀ rẹ̀ wọ́n gbébọ̀ lẹ́sìn ẹjọ́ wọ́n gbébọ̀ wọ́n ti jìí sí látọ̀ wọ́n gbébọ̀ ní jòkó ẹnu dọ́gbà kò ní sẹmọ́ ti dúó yìí a kàn níbi 50,000 péré ọlọ́run kó jẹ́ kéré rẹ̀ yọ jẹ́ ti ẹ̀dẹ́lẹ̀ 50,000 péré ẹ̀lọ́ ẹ̀lọ́ yóò fi ọ̀yọ̀ ẹ̀lọ́ pé agomẹ́lò lẹ́ pé àwọn náà wọ́n bá mi sọ̀rọ̀ àwọn náà tọ́ wọ́n wá lè tẹ́ ọjọ́ pípọ̀ ọlọ́run òfin tí wọ́n orí tó ti mẹ́ láti yóò ní 50,000 pẹ́lẹ̀ 50 tó bá jẹ́ 25 minutes kí padà wágbà ní wákàtí kan 25 minutes torí wọ́n dúró dè minutes hello àwọn ẹ́pẹ̀ mi yóò ìfúkúnù ìfúkúnù àwọn kan bẹ́ ní kọ̀rọ̀ tí wọ́n dápamọ́ tí wọ́n pàṣẹ sí wọ́n pàṣẹ sí. Náà. Ọ̀túra. Àkòtí ni wọ́n fẹ́ mú ẹni, àgbélẹ̀rọ ni, wọ́n mọ̀ jẹ́rí ara wọn. Wàkọ̀lú àtàbírú láwà lè nà jìdà tọ́bá wáyé àtúmúlà alẹ́ ìfòjọ́ràn إنها قدرة تخرج في أصل جهيم Àwọn ọ̀pọ̀lọ̀ fún yín ní àwọn ẹ̀rí ni ó láyéláyé ẹ̀dàkùn láti gbálùkù rá nílì fẹ́ mẹ́jẹ́ mi yọ́ dáòtù ẹ̀. Ọ̀tọ̀ ni Nẹ́pìdùl Mọ̀dú, ọ̀tọ̀ ni Nẹ́pìdùl Wáàdẹ̀, ọ̀tọ̀ ni Nẹ́pìdùl Mùsùlùmù ọ̀nàgbàtà àmà fi ń gbà takò nǹkan ọ̀nà mẹ́ta ni sọ́rẹ̀. ọ̀nàgbàtà àmà fi ń gbà takò nǹkan ọ̀nà mẹ́ta ni nafdul maudu o afẹ́ takò topic afẹ́ takò topic nafdul wadi afẹ́ takò ẹni tó ń pìsẹ́ntì ọ̀rọ̀ afẹ́ takò ẹni tó ń pìsẹ́ntì ọ̀rọ̀ nafdul uslu afẹ́ takò method tó fi ń pìsẹ́ntì afẹ́ Lórí almọ́ mọ̀tẹ̀gbẹ̀ nìkan lọ́gbà tó pè mí lórí fóònù. Tí a, afẹ́dà ó, Ustaz àgbàyìn bọ́ púpọ̀ ti jòkú ti mú dìrù, ẹ̀sìn lọ bẹ̀ sí wà ń bẹ̀ ẹ̀ dáṣẹ́ ẹ̀sìn ni ò àbí presentation ni ò dá tàbí method náà presentation method náà presentation àbí ẹkùnkùn rí tọ́pìkì ńlẹ̀ ẹ̀sì fi mẹ́tọ̀dù tẹ́lẹ̀ pìrìsẹ́ntì rẹ̀ ẹfẹ́ sọ̀rọ̀ lórí ẹni tó ń pìrìsẹ́ntì ìgbìyàn sẹ́ntà nítorí pé tẹbá fẹ́ takò mí ẹ̀lẹ́ takò mí gbàtẹ̀ bá láìkì ní bá sòdodo ẹni náà tí lágbájá ní sọ ẹni kò ní sọ ohun ọ̀fẹ́ a jẹ́ pé òdodo kọ́lẹ̀ ń takò ẹni tí ń pìrìsẹ́ntì ẹ̀ ní ah ìyẹn dáadáa ni mo láìkì ẹ̀ mo fẹ́ràn ẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ yẹn òdodo ni bet method tó fi ń sọ yẹn ní láì ìwò lè pè ìwò ní káwọn ará ń pé kíní ọ̀nà yẹn nìkan èwo ni ọ̀dánú tí wọ́n bí rúse oní sàlámù àlékún ń tọ́ ọkà sàlámù àlékún sàlámù ọmọ pé mo ti rá àwọn ọ̀nà kan Allahu Akbar ẹ̀kọ́ ni kìí ṣèjà ní bàbá wa ní àfá wa ní wọ́n ti rájẹ́ bàbá wa tó tẹ́jẹ́ àfá wa tó aláǹfààní bá ààrẹ fúnmọ̀lá tẹ́lọ́gbà fi gíní tẹ́ kọ́ ní oyin pé torí bàbá tànánà ti rẹ̀ ẹ má pọ̀ nǹkan kan tó lọ ká bàbá rẹ̀ tàfsírì wọ́n ti dé lágún mẹ́wàá níjọ́ tó bá káwọn lá sátidé sunday àìpá lọ́sídì pa àwọn yòókù rẹ̀ wá wọ́n pè lẹ́ àánú táwọn adékì ẹwàlá àwọn kíláṣẹ ẹkùn kíláṣẹ mọ́ àwọn tẹ́sì lágbà tẹ́kà wà kínkíní ìná àmágbà jọ́nà ọya àbúwá áfíkà fún nǹkan tí wọ́n fẹ́ sọnù àdísì ohun ayà ohun àwọn ẹ̀kọ́ ọgbọ́ wá ohun kí lẹ rí sí wọ́n á dára wa lónìí nù torí bàbá mọ̀ pé ìyẹn láwọn wal insanu ó dọ́tún lil khata yansa wa yadhkur يتدبر ويتفكر يعدي ويدل èèyàn ọgbọ́dọ̀ gbàgbé ọgbọ́dọ̀ rántí ọgbọ́dọ̀ olúwájú kó rùsẹ́yìn ọgbọ́dọ̀ jùnà ọgbọ́dọ̀ mọ̀nà sallallahu alayhi wa sallam ọ̀nà mọ́sí bẹ́ẹ̀ láti rí tí wọ́n ti ṣíwá tó amẹ́kìnrinú ó pọ̀ mọ́sí mẹ́kìnrin ọgbọ́dọ̀ tóbi títí kọ́ mọ́ báyẹ̀ tí mẹ́kìn bọ́ ní ká ṣe ó bọ́bá tóbi tẹ́yẹ́ ọ́ ó tí tóbi oúnjẹ rẹ̀ ga ó ti súbọ̀ rẹ̀ bí torí wọn nígbà bá tóbi tán ká tó tẹ́kí ni ká sọ̀kalẹ̀ wá bá wọn tí ń bẹ sáré tó rójú rẹ̀ òkè lórí kò rí sálẹ̀ mọ́ àbó ní ẹ̀yìn lẹ́ ń bẹ́ ń ta pín lọ tí àwọn àgbàlagbà bá bẹ́tọ̀ ẹ̀yìn ẹ̀gbàlagbà ẹ̀ dákẹ́ ọya gbé kí wọ́n sọ̀rọ̀ àdámgá dákẹ́ náà ọ̀yá wáta ní òtọ́sọ tẹ̀lé wọ́n tọ̀ wọ́n tọ̀ wá ka àwátá tó jẹ́ sínú ọ̀gún wọn tọ́lá ti sọ̀rọ̀ sáàtì ní sọ̀rọ̀ láúdà sọ tọ̀ ọ̀yá wá kẹ̀yìn ìsìn ẹ̀sìdígù àti wà bí sọ̀rọ̀ tọ̀ ajé àkúwà ní ọ̀sí ẹwà bí ti ilé ajé ìṣà sọ̀rọ̀ àbálà tí lọ nù bí táwọn wú ọ̀tọ̀ bí táwọn ọmọ yìí wú ọ̀tọ̀ àwọn ẹni ọba gbà yìí bàbá yìí náà sì máa ń ṣe bẹ́ ìdí eléyìí gbogbo àwọn tí wọ́n ń pàṣẹ ọ̀rọ̀ lọ́pọ̀ lóṣù ìsìnbẹ̀lẹ̀ ìsìjà torí ìsìláàmù níbi ìjà wàláàrí tí máa ń jà nísìn ọfẹ́ fàṣìláàmù yàdà kò sí ní gbẹ́ládá ẹ̀ṣẹ̀ ni ó gbà a máa ní ìdí bayanu wàtàbíyanu wàlbùrhánù wàtàbíyìn wàtàfsíìlì wàtàfsíìlì gbogbo ẹ̀ náà ní ìsìnbẹ̀lẹ̀ ṣe owó tí mo dírò ń ká ìdí àkọọ́lẹ̀ ni ṣe bá àwọn náà ṣe ń sin tó bí wọ́n yìí ṣàtọ̀ àkọọ́lẹ̀ ẹni ọba fẹ́fẹ́ ma wáyé lọ́wọ́ lóhun tó ṣe àtàkùnmọ́sà àmàlì wọ́n mọ́ dákùn jí ọha ọ wọ́n ní ìyí tó ràn yàn súnà ní ẹlákùnfẹ́ ìgbú àbẹ̀ tọ́pì wọ́n máa yàwà kún má jìtì wà Tá a ni ẹgbà náà ṣe ẹgbà tí wọ́n ti ṣe ọkàbà wọn náà lókùn níṣì àà àmọ́ a lè sọ fún yẹ̀ pé ẹ wá ṣe nítorí pé ó fáàìn níkẹ̀ láìkẹ̀ ẹwà ní kí wọ́n tó ah, wù ní mọ̀ bá lé ó sì wù ní bí ó sì bá lé tẹ́lẹ̀ wọ́n lọ nígbà tó rò wù ní ìgbà bá sí wù yẹ̀ tí ẹ ṣe ní ládá tí ò lẹ́sẹ̀ nú kẹsọ̀bà ọ̀tàn mọ̀dú sẹ́ẹ̀tì mọ̀nà dáńgbà takò

ṣùgbọ́n ká kàtà gbogbo ẹ̀rú ká máa dáátọ̀ ká máa hmm. kò ní lójìkì kádá gbogbo ẹ̀rú kádá gbogbo ọ̀pọ̀ kò lójútù lọ́bọ̀ ọ̀pọ̀ ọba àtàkùnyàn ọ̀nà mẹ́ta lè yá àtàkùnyàn ní àtàkùnyàn pẹ̀lú wípé ó ti sọ̀rọ̀ yìí ìyá ti máa sákòyàn pé ẹni tó sọ̀rọ̀ gẹ́gẹ́ ní ìgbà díẹ̀ àti kọ́ jẹ́ pé irọ́ nípa pé ọ̀sàkó pẹ̀lú ọ̀rọ̀ tí sọ pé irọ́ ni ó pósìtì mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀tún jẹ́ àgbà ó pósìtì mẹ́ta ni nákìdù pé méjì kí lẹ́pẹ̀ nákìdù lédè ìbò kí ni nákìdù dìbéètì bọ́ọ̀ ọ̀nàdára ni nákìdù ni pé a fẹ́ tún nǹkan falẹ̀ ẹ̀yìn jẹ́ pé ìwó dáadáa ń kọ́ ẹ́ ṣé division ni náà division kọ́ tẹ́rí tí ọkẹ́ ẹjẹ́ sàlàyé fún yín bí ọmọ skú bá kọ̀wé ìsìnkú ní yunifásitì yóò pè lọ fún àwọn pòfẹ́sọ̀ rẹ̀ kí ni wọ́n ṣe fún wọ́n ẹ̀ dìtẹ̀ correction ó lò lọ́wọ́ ní correction èdè yẹn lò èdè kan wà tí ó ga jù correction lọ wọ́n ní wọ́n fẹ́ gbogbo ọjọ́ jòkó ìjọ tí ó revision revision kìtà wọ́n wo tọkọ síwájú wọ́n wo sẹ́yìn ẹ̀ ara náfìdò náà

tàbá fẹ́ sọ fún yẹ̀ pé tó ọsọ ìdá àwà fi pé kùn in tó sọ lọ́dá ni àbóhun tó sọ lẹ láì àbọ́nà tó gbà sọ ni lọ́dá gẹ́gẹ́ bá ṣe ṣe mẹ́tẹ̀ẹ̀ta nínú ọ̀dá bẹ́ẹ̀ náà láti ṣe mẹ́tẹ̀ẹ̀ta nínú ọ̀dá ní tọ́ọ̀bá ní takò afílẹ̀bí yẹn lóòtọ́ àfẹ́rẹ́mì láìkèkè ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀gádà rẹ̀ láì kíra kìí sọ̀rẹ́ mi ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yẹn òdodo ọ̀rọ̀ ni àwọn ní ẹ̀bá ti ń bínú èèyàn àwa dúdú àti àátà máa ń ta ni ní yẹjú ẹ̀ ọ̀tá máa wá ti rẹpẹtẹ ànírẹ́kọ̀ọ́ mú àní rí mímọ̀ mú àwọn ẹ̀sìtọ́wọ́ sọ ibi ní ọ̀jẹ́ adílé hó ń bì lẹ́tí ìyà àṣàn táàbà ti nọ́fíìlù tààtì mùdí adálà káàkiri lọ́nà tí ó gbà mú ẹ̀kọ́ ẹlọ́ìdá lọ. ìnáhá tẹ́gẹ́rẹ́ tó ń tààrùn jù fi àtìlẹ̀ jẹ́ igi kan ni tí ń jáde nínú ọ̀nà jẹ́ yìí àìfàárì jahannam wà tọ́nù àtẹ̀rẹ̀jẹ̀ fi rìn ládàrà Ọ̀dẹ̀wà káàmẹ́ oòrùn tó sáyá sí lẹ́bà orí ẹ̀kọ́dàbí oyé èṣù. Àyà fi ń kọ bí á ti lè máa ń bọ́rù. Ẹni wọn tàbíjú ẹgbẹ́ yí pé lọ́nà ẹgbẹ́ tí ní oní ìyá yàbìkan mú orí ibi kan tó dàbí èèyàn bí àlìjẹ̀nú. فإنهم لآكلون منها فمالئون منها البطون وما نوم جنين وما جلد يكون يوم Ọmọ iná lẹ́rùn màlé àlàsáwọ́bá mìírí àmì nǹkan tó tún mọ̀ wá mú lé lórí ní ṣàwọ́bá omi gbóná ṣàwọ́bá nǹkan tí ọmọ ọhó gàlì nígbàtí wọ́n bá jẹ nǹkan ẹlẹ́gùn ọlọ́mọ fi àjẹ́ wá nígbàtí wọ́n bá tún mú nǹkan lé omi gbóná ni wọ́n mọ̀ mú lé lórí. Àìmá ìnhárí yẹ tùràbú náà fàyá pẹ́lítù bèlè màkúlì mí ní á.

bí wọ́n bá ti ń jẹ báyìí lọ́bá ti ń jẹ kí ẹ̀gún yọmọ gún wọn fún yé yé bí kí nǹkan ayẹ̀ bí kí egun ayẹ̀ lọ àmọ́gbàtà bá ní ẹ̀sùn fún ní nǹkan ẹ̀tún wá lọ fún ní Kàmán

إنه ألفه بالفاء نقطة واحدة قل ويكف إنه ألقوا آباهم ألقوا تبقي نقو قدا بيتكي نفا قدا ألفوا آباهم wọ́n dàpọ̀ mọ́ látara àláfà àlífù wọ́n dàpọ̀ mọ́ àwọn bàbá wọn alẹ̀kọ́ àbá àhùn wọ́n mìí sí àwọn bàbá wọn nítàwọn bàbá wọn ṣe ni wọ́n jogún bàbá wọn máa fàyẹ́lẹ̀ ya rọ́ àwọn náà wọ́n pà tìrẹ sí ìrànrọ́ ẹlòmí jogún ọtí múmú lé ni ẹlòmí jogún ìsìnẹ́ni ẹlòmí jogún agídí ẹlòmí jogún nígbà ẹlòmí wá jogún ẹbọ àtòsà àlèfáó wọ́n dé bá sí bàbá wọ́n ṣe wọ́n jọyìn àlèkọ́ wọ́n fọwọ́ sí bí sí bàbá wọ́n fọwọ́ sí wọ́n bá lọ ẹlẹ̀kẹ́ ní méjèèjì ẹkẹ́kí wọ́n

فهم على آثارهم يرعون لي لاي بابا ونورا ولي يزعجون إلى فبائهم فيسرعون إليه Tọba ti rí àwọn àrọ́mọdé bàbá àbáwọn ọmọ kíwù bàbá wọn, àbáwọn ọmọ awó, àbáwọn ọmọ òsà, àbáwọn ọmọ ìlúkú, àmọ́ mẹ́rẹ́gún tí àwọn bàbá wọn lókù. Wọ́n àlọ́ ẹjọ́ ẹlápùn àwọn kẹjú bàbá wọn gbé kalẹ̀ lá ẹ mẹ́jẹ nǹkan bàbá àwọ parẹ́ àwọn náà wà nítò àwọn máa ń bọ̀ ogun báyìí àwọn máa ń bọ ìsá báyìí àwọn máa ń bọ ọ̀sà báyìí àwọn máa ń sì tìtù báyìí wọ́n wà lọ jogún ogun bàbá wọn lọ́dọ̀ àwọn ọmọ èyí bàbá wọn ولقد ضل ولقد عصينا فيهم منذرين من الرسل المخاوفين بشرع النبي جوا طبعا لكلفوا فانظر كيف كان عاقبة المنذرين للكافرين أواكل لتعرض الجوا وباقلة وتوى أي عاقبتهم العذاب إليهم ودائمة قصر ومساجد بيت وما إلا عباد الله المخلصين ويقول لهم يقول ẹ̀tẹ̀lé mi ẹjogún ẹjogún wúrìbí ẹjogún wáàtí ẹjogún òkíkí ẹjogún ìmáàmù ṣíṣe ẹjogún làdáre ṣíṣe ẹjogún wáàtí rírọ́ ẹjogún àmọ́tẹ̀lé àwọn ẹni ọlọ́run làwájú ogún apó èrí rẹ̀ alhamdulillahi alhamdulillah gbogbo alájọ́ tó rí rí bá ìsẹ́ mi nìkan wá gbogbo alájọ́ tó rí rí kí sáà bàbá nìkan àbíwò tó rí rí àbíwò tó rí rí náà lóòrùn lóòrùn bàbá tẹ̀mí máa jí kí ní wọ́n ní ìgbèrè ọ̀sẹ̀ wà sí eré wà sí oúnjẹ ìyá mi Ìrìnlẹ̀ ẹ̀sọ́ àti ìtàbíjáde lórí àtúnlọ ọdún lórí ìrìn àtúnlọ. Àfẹ́ ní orú yípo àwọn olóòrú ni wọ́n fẹ́ yà mí, kìí ti tí ó lè jíjà, wọ́n àti wọ́n ti rí, àwọn bàbá wa tán sí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà àwọn bàbá tí náà dáa láwọn náà ti gbọ́wà tẹ́ tí èyàn sọ àfá bàbá tí ẹ̀ náà ń tẹ̀ láwọn àfá kéterí bú àkàtẹ̀légún wọ́n tẹ̀légún ẹjá tó gbọ́dọ̀ lọ sọ́wọ́ yìí ní sánà ní ẹgbẹ́ ti ti mẹ́sàn àmárikàlù wọ́n rí lérí tébù ní omi ìfẹ́ẹ̀kì wọ́n sì fẹ́ náà tí wà sáà ní dé nù ní bàbá wa tí wà sáà ní jí rọ́wà àwọn ní rọ̀ káwà tó máa rọ̀ ilẹ̀ àbàbà tí a sáà ní kó àwọn ni wọ́n ń pèrò Bàbá aṣẹ́ adámú ní àwọn akọ àtàwọn ẹwà wíjúgbọ́ àwọn mẹ́rin tí wọ́n wọ́n kún jọ́nà. Mú wọn ayá wọn tọ àyẹrún pípé ìtumọ̀ pè dáúdà wọn bá nínú ọkọ́ sí ìrìkí ní àbáǹkò rémi àti yókóyà fàì, èmi àti ẹ̀mùtáàrù. Eh, àwọn tí ní ọmọtáàrù lẹ́dẹ̀ẹ́ wà ń làfá àtàfáwà á sì kan mọ̀ ọ̀pá ń bẹ́kà nínú pẹ́sìrìkì àwọn sọ́sọ̀ wà ní gọmọ ni abáàtù láì sàlájì èmi abdulmatin ti ń bẹ ní àjàṣẹ́ pútọ́nú nílẹ̀ ọmọ rẹ̀ ọ̀ọ̀ fresh ó dùn ọ̀pọ̀ wọ́n wá kó wa ní àmàpè àlàmàpè wọ́n wá ń sọ kéèmì àti afá Mukhtar àwa ni wọ́n wá ní kamawi àwọn àyókù wọn ní kásìmẹ̀ <laughs> ńgbàyà wọn ní àti Abdulmatin Abdulwahab àti àmẹ́rin àwọn àti nǹkan múnú ọjọ́dì lórí wọ́n lè múná lọ wọ́n máa kísà fún wa gbà náà wọ́n múná lọ fún ìjọjúmọ́ àbá ní ẹmà pé ẹgbà mẹ́ àwọn àtúlérí nǹkan wọ́n ti wá kọ́ wa Allahu Akbar Allah Allahu Akbar bàbá ti rí bá ń tán èmi ò ní ti délẹ̀ mọ̀tàrù ti gbé òjí délẹ̀ mọ̀tínú ti gbé òjí délẹ̀ àfáàlù wábí ti gbé ọwọ́ kanáà lájọ parí ẹ̀jẹ̀ tó àtà ní wọ́n ti tẹ́lẹ̀ sáájú tó àtà ní Mahmudu Àjàṣẹ́ ní wọ́n dé ìwọ̀n àfáàgbà lájàṣẹ́ ìrùn pípè wọn ni wọ́n pè lórí rédíò tí wọ́n fi kọ́ gbogbo Nàìjíríà ní ìrùn pípè bàbá wa sí wà yàyà agodi àti mahmudu àjàkẹ́ mahmudu àjàkẹ́ bàbá sí yàyà agodi ló pèrún ẹ̀ tí wà dámù kọ́kọ́ pè kan nígbà wọ́n ti mọ́sá rìbí nínú àkọ́kọ́ pè pé wọ́n pèrún lárúbáwá tí ò jẹ́ta bàbá wa mọ́ wọ́n pè nílé rédíò ìkímọdé àwọn ní ìsinmi bẹ́lẹ̀ rédíò jọ́nà àfẹ́ ìkímọdé wọ́n ti rẹ̀ lásùbà wọ́n ti rẹ̀ ní alẹ́ bàbá ló pè fúnra wọn nígbàtí bàbá pè tán wọ́n á kọ́ tí ó yà áyà lọrin àti alájì àmínú aláàbò ti Ṣàngó abíjì ní àní kọ́kọ́ jánẹ́sì fún sí adam ọkọ̀ wọn mahmud àjàtẹ́ ní ọmọ wá síbi tẹ̀lẹ́gẹ́ bá ní Allahu akbar Allahu akbar bá mahmud àjàtẹ́ ó ní fasan Allahu akbar Allahu أشهد أن لا إله إلا الله زي Mahmoud Ajá ọ̀pọ̀ àti Adamu ṣe nǹkan púpọ̀. Ìlọ́kọ̀pọ̀, ìlọ́kọ̀pọ̀. Bàbá rẹ̀ ti wàhálà púpọ̀. Bàbá rẹ̀ ti wàhálà púpọ̀. Gbogbo nǹkan ni wọ́n ṣe létò létò létò létò. Ẹfẹ́ wo ọpọlọ yẹn gbà ẹ̀ tí gbogbo ẹdúdú sínú ẹni bẹ̀rẹ̀ máa fi nǹkan burúkú rántí ẹ̀. Àwọn ẹlẹ́rìí búlà àwọn ẹlòmíta ọmọ sí wà lórí ìwú. Lẹ́yìn náà, àwọn lọ, ńgbàtá àwọn lọ tán tí ṣó ìyàyá lọ, wọ́n dá àfágbà ń lọ rin, àmìnà alágún lọ́kàn tí wà sáà. Ẹ kó tó kan àwọn tí wà sáà ọkàn yí sábá lò. Ṣé ń bẹ ní kò máa sí? Ìgbàtá àwọn lọ tán lọ kan tí wà sáà. Tí wà sáà àti bàbá ájùmọ̀ sí ìṣẹ́ àti àbá uh, uh, abdulkabiru sayuti jagoro uh, ambassador wọ́n pọ̀ bẹ́ẹ̀ alájíwá yusufu àtàtà àwọn oúnjẹ pressmith àwọn tó wá lóhun jọ́nà àwọn aṣíwáṣá jẹ́ kan ajíwá wọn sí jẹ́ kan àwọn anìkájíwá sí ìgbà aṣíwáṣá ní ọmọ pẹ̀lú ajíwá sí pẹ̀lú àwọn kọmọ jánẹ́sì àmọ́ ohun tó rú ọlọ́mọ fẹ́ wá sáà

bẹ̀ mo ti fojú sí gbogbo bẹ́ẹ̀ sí ìmọ̀ mọ́ pẹ̀ àwọn tí wọ́n sáà nìbí tí àwọn ni wọ́n kọ́ wájẹ́ mọ̀ pa nípa bá ti ṣe bọ́lọ̀ ń fẹ́ nígbàtí ọwáyá ọ̀tọ̀ tí mi máa ṣe èmi lè ní Akbar Allahu Akbar ìtí òdún àárín káàkiri ìwàwà tó dé tọ́bá ìtàkùpẹ́rẹ́ olú ẹ̀kàn kan jọ náà àríwá àti bàbó ti rí áṣà ní àdíwá tọ́mọ rẹ̀ àgbàtẹ́ bá kí ní ṣe alẹ́kùnlá alẹ́kùnlá alẹ́kùnlá alẹ́kùnlá àríkì nílò wọ́n tún láti rí síta ẹmẹ́jì orí bẹ̀rẹ̀ lọ́la alẹ́kùnlá àwọn àṣẹ́bẹ̀ títí títí ogún jíjẹ ni wọ́n lọ wọ́n dáwà dé àgbà lọ́dọ̀ wọn àrọ́ àti ngbọ̀ya ìjẹ́rẹ́sì fún àwọn aṣọ́ṣà ìtura àti máa jẹ́ aláṣẹ lọ ní káfí wọ́n á pè àwọn aṣọ́ṣà ní wà sí ìjọ kan tí mọ̀mọ́ sáláìsí mọ̀mọ́ mú bí mọ̀mọ́ ṣẹ́ràdàn ìyá gbogbo wa ní ilé yìí ah. ilé ìlànà wọ́n wá tó àti fáwọn mẹ́rin a ti wà ní class dáàmà oòrùn tẹ́ ti mọ̀ pé òun díẹ̀ díẹ̀ kàrá ìwà wọ́n gbé àti fáwọn mẹ́rin wọ́n gbé àti fún sí hassan rahimahullah wọ́n gbé àti fún àbáwa kọ́ládé aláàjì sàbáàbí ọ̀yọ́ rahimahullah wọ́n gbé àti fún aláàjì wa ara Saudi ni wọ́n mọ́sílá tí wọ́n jáde àwọn náà jẹ́ ajá fún dáadáa Amẹ́ríkà tó lọ Saudi ó ní mélòó mẹ́ta ọ̀kẹ́ nìkan ọ̀kẹ́ nìkan ọ̀kẹ́ nìkan níwá ìjà nílé wọ́n wà á ajá náà sì jọ náà tí màmá àgbà kú sí pé àdúrà kọlà àwọn nìkan bàbà kàbí gbogbo ọmọ tàbí fẹ́ ṣe ẹ̀yìn bàbá wọn wá ní wọ́n wá ti wá sí wọ́n gbé mọ́sílá sáì alájì kọládé àti ayé Zakaria ọkẹ́ nìkan ìmìta àwọn mẹ́rin sáwọn tàbí àwọn ajánásì wọ́n tàbí àwọn ajánásì tó rògbì yìí wọ́n kì wọ́n àbá ti wà lókè tí wọ́n jòkó lórí balkoni ẹni tí ó sì wà tí ń gbọ̀n kátó apájánásì bí wọ́n ti náwọ́ lè ní lókè jìnú a ti wà ní tálítí ọ́bí àkọ́láwà ẹni tó ọkọ́ ti wà sí aláàjì wa isa salaudin kọládé náà fi wá sí wọ́n lọ súrọ́tù ní pé kásíkádá fún yàá lọ́gbàlágà arúgbà yìí na sánàtà àwùjí ní àmì àtúwà ní mọ́tàkàlẹ̀ tí a náà ń gbà láyà lọ sí súrọ́tù làákà mọ́ bá wọn já wọ́n wọn já àbáwá fi wọ́n sí ọmọ oníjára mẹ́sì ọ̀hún ní ọmọ asáyìn tí wọ́n mú káàkiri náà ni ọmọ kẹ́ tí wọ́n wí láwà ní tálígbà láti ìdábìlì ní wọ́n wí láwà ní wá láwà ní òṣọ́nù tó bàbá ilẹ̀ àti lè kọ́ àwà ìgbéláwà ní àsìkò wà ní orí nípa ọmọ ọ̀rọ̀ bí àsúkì kan máa wé inú òrùn ní àyíká fi mú láyìn bàbá wa ẹlẹ́ha wọ́n lọ fẹ́ tọ́mọ tí wọ́n wí láwà ní jẹgẹjẹgẹ káàkiri òun náà ní náà ẹmà ní tí ó zakari ya bọ́bẹ̀ là bá lo súratun nìsá àbá ẹ̀ ní ohun Allahu Akbar ọlọ́mọ́sàbà kẹ gbogbo wọ́n ti lọ lọ́njá fíà tó lọ bá wọn wọn bẹ́nu àdìjẹ́nà wọ́n ti lọ ayé tó dáadáa yìí alùgbọ́n ìná fi lọ ayé wọn ajogun kárí bá ẹni tí ọba wọn tó bá lóhun tó bá ń rò yí pé ọ̀dá ẹni tí ó ti kí ọlọ́wọ́ jò orí ké ẹ̀yìn tẹ́ẹ̀sì ké náà tẹ fẹ́rẹ̀ ní ó ké ájọ gbáládá ní ọlọ́wọ́ ní tí alọ́nà kò ní já padà sínú òkùnkùn mọ́ àárí nǹkan jogún àlìfọ́ àbá àwọn ní túnwá ọba bàbá wọn bá tí bàbá wọn ṣe ń lẹ̀ ní túnwú erékè nǹkan sọ̀rọ̀ dálẹ̀ lásán ẹnu táwà bá ní wí òun àwọn jẹ́rẹ́ ti jọ́nà pé ayíwa náà tó tẹ̀kú rọ bákan mọ̀ lẹ́bí ìfẹ́lẹ́sọ̀kún mẹ́rin náà ṣe ń wáhìdá bàbá náà sì kéjọ́ náà wọ́n kálàkà bí ní àrà ọjà ha ọba sami ìhùnmọ́ ìyá aláìkẹ̀bíra wọ́n nìta ẹgbọ́lọ̀ lọ́wọ́ wọn pé wọ́n nìta àkóhun gbé inú mi fọ́tàkùnlá alẹ́tí tẹ̀sà alúnàbìyí wọ́n Inna Allah kana alaykum fakiba kuti kijem. Mo aba kibe ẹgbẹ́ àà <laughs> níta jogun lára wọn bẹ́ẹ̀ bá ti jánẹ́sì ní bàjá àwọn ará àwọn gbogbo ẹnìkan jẹ́ ìsọ́bọ́lù ẹnìkan jẹ́ ìsọ́bọ́lù àpòlò orí tó tó tí wọ́n ròyìn báyìí àrífà bá sọ wípé iná masana isa indalari kamasala adama wọ́n fi wéra wọn ìsọ́bọ́lù ah, ọlọ́mbọ̀n ní bá kí wọ́n mẹ́lẹ̀ máa ẹgbọ́ ya ó sì ní kúwọ́tù zákírà àti kúwọ́tù hafiza àti kúwọ́tù àrídà mẹ́tẹ̀ta láàmà fi hàn kan kúwọ́tù hafiza òun ni kíni mẹ́mórì oní mẹ́mórì tí wọ́n mú nǹkan dání kúwọ́tù zákírà òun tó fi dá padà ẹ̀dígbẹ̀ yóò playback kó rìtọ́ọ̀mẹ̀ padà kúwọ́tù àrídà òun ni kán sọ̀rọ̀ fún ẹkó mi sí ẹlẹ́kanáà kọmọ́jọ lọ lílọ méjì wá ṣe gẹ́gẹ́ jẹ́ lórí èmì ní lákàyò àmọ́ tẹ́tí sọ́rọ̀ tẹ́kọ́ọ́sọ́ ẹ lákàyè àfló yóò bá lábò ó tọ̀ wọ́n lọ sẹ́kútó pé ah, ó yẹ kí n sọ fún báyìí kẹ́ eléyìn òní kó wọ́tò làwọn àrídà ẹni tó yẹ pé bí ẹ̀mà ti ń gbé kalẹ̀ fẹ́ lọ́mọ bá ń gbé sí pẹpẹ òní ń pè ní kó wọ́tò làwọn àrídà fẹ́tẹ̀ta lọ́lọ́ mú ìsábálò tó tọ́ bá fẹ́ lọ́wọ́ àti tó bá ti di dáìmínì kí bàbá lọ́wà sí àwọn òfin ìsá ní ẹ̀pẹ̀ wá lórí ó ní kúwọ́tù hafiza ó ní kúwọ́tù zákírá ó ní kúwọ́tù àrìdà wọ́n bá fi ọkùnrin tí ó yá ẹni tí ò lóhun tóhun tún ní agbájá bàbá mahmudu àjàdé tó ẹ́ pé ìkan yíha ọ̀rọ̀ ni tí wọ́n makala táǹkà ìjọba ti fi fún mahmudu àjàdé tí máa ń ka ìwà láàyè ní fẹ́kọ́ bàbá náà mẹ́mẹ́kẹ́ àwọn mẹ́rin mẹ́rin tí ó àdámà ń kó lẹ́yìn àmínú wa bàbá àmínú ti lọ rí àwọn tí wà sí ní tabakú ní ilé sàárù ní sáàmàbọ̀ àtọ́jọ́ ọba táà bá dé ibi gádà kan táàdà kọjá ká tó dé ibi tí ẹ bàbá àtàdé ń ta kásẹ̀tì ìwẹ̀ ni bàbá wa nínú sàúdí tòun ti fẹ́ wà sí lálá lẹ́bẹ̀ẹ́ débẹ̀ lónìí ẹ̀bà àti ìzápálò wọ́n wá ń pe ìzápálò ní olóhun oyin wọ́n wá ń pè yí àmínú lọ ní olóhun yọ̀ òun yọ́ gbé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا بلني أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم bàbá máa dùn nígbà tí wọ́n lọ bẹ́ẹ̀ àwọn àpàdé pẹ̀lú ìdábá lójọ́ kan wọ́n ti mí ni bàbá nàkalẹ̀ ìgbà tí bàbá tẹ́ ń wílì a ti gbá àkásẹ̀kẹ̀ ìdáwákàkà tó ké àti àmà ẹ́ta sáà lórí ẹ̀wọ̀n lọ́dọ̀ aláàjì wa ṣéwò ìgbè bàbá wa lọ́gbọ́gbà kí gbogbo wọn ààrẹ ọ̀rẹ́ wọn ni pẹ̀lú aláàjì wa ṣáka dáàrù sàlá ní gbé lọ́dọ̀ bàbá agundínú markaz àwọn àjọ pàdé bá ti tẹ́lẹ̀ mú mú àfára ìmì lọ́wọ́ àfá wàlẹ̀ àfá ṣáka jínigbẹ́sì àfá jámì ogun alálọ́dọ̀ bàbá wa jọ́nà ọ̀nà mẹ́fà tó àkà lábátíwẹ́ wọ́n bá ń tọ́ka kó tẹ̀jẹ́ ń pè yí sábàlù tó ní àtàwọn àrùn aláàkì bàbá ìpúpọ̀ àwọn akíkùrá nìkan àwọn anìkàkí anìkókè anìkí tán ṣe útúbà ní àyà bàbá náà ní àyà púpọ̀ bàbá tó bàbá tó àwọn ọmọ àyà níní ni wọ́n fi tọ́ wọn tójú ọwọ́ tí bàbá fi tọ́ wọn ni pé mo fẹ́ wà fáà tí ó takò mí tí ó takò ọmọ tí ó wù ní tó mi tá sí sí gbọ́nù bàbá wọ́n pọ̀ palẹ̀ wa mọ́ wọ́n tẹ̀ ìdádù ọmọ márkàtì pé ìdáhàbò fi article asibali wọ́n mú dúlá ṣubàlù wọ́n àti máa pé a dájú rẹ̀ kún àwọn wọ́n fẹ́ fún ẹ̀yìn kẹ mú lẹ́nu kẹ bọ́ta kẹ́kọ́ àwọn àti tán láwá dájú kọmọ́ríkà jù ní Tọ́lọ̀ fẹ́ ni bàbá wá pọn nígbàtà síbẹ̀ ó tòkó báyìí. Tó wọ́n kò jẹ́ lọ́kàn wò pé pé báyìí sàrà ní àríkàn sàrà èyí sọ̀rọ̀ kan lọ́jọ́ yìí bẹ́ẹ̀ ni gbogbo tẹ́sí wọn ni wọn ò mọ èèyàn ṣe máa ṣe ìjímá kan lọ sí rárá tó bá fẹ́ ṣe ìjímá kan ẹ̀wọ̀n mọ̀lẹ́bí kí yán ó fura jù rẹ̀ lẹ́ẹ̀kan náà kò sí òṣìṣẹ́ òun lóòjọ́ náà nù torí gbogbo àníjẹ yẹ́ ọ̀ta sí òun níjọ́ náà tó ọ̀pẹ́ túra lẹ́ ọwọ́ ẹni wọ́n fi tọ́ rẹ̀ kí lùgbùlù rẹ̀ ń ṣe ọmọ òun ìjídíkó tó dáhùn torí ọwọ́ Tòmúlù bàbá wa yóò kọ́kọ́ wò iná rẹ̀ sáà ẹgbẹ́ ẹ̀fẹ́ wí tó mẹ́ta lórí. Àrẹ́gbẹ̀sẹ̀lá. Torí àmọ́ tọ́dà kò ní wọ́n tọ́lọ́ pé. Sàlámù ẹ̀ sí kí ní ọ̀tẹ̀lé sàlámù. Torí pé sàlámù tẹ́ bá gbé sàlámù fún ìdá fìfáàmù ní wọ́n tẹ̀lé. Àwọn tí wá rẹ̀ ti gbogbo ẹ̀ kalẹ̀. Sàlámù ẹ̀kùn fọ́kàn wọ́ báyìí. Sàlámù àlẹ́gà sàlámù. Ọwọ́ tí bàbá fi tọ́ wọn ọmọ inú àsìkò tó gùn sí lé ni wọ́n tí mo dínú lọ́ìsẹ̀ àsìkò tó lè gẹ́gẹ́gẹ́ tí gbogbo ẹgbóná lágbègbè yìí mo bàbá àdíbòlá ẹwà ni àwọn alẹ́gbẹ̀ ni gbogbo lẹ́rẹ̀ wọn mo bílọ̀ máa sí kankan eré lásán eré àwàdà lọ́pàá torí pé agbógun mẹ́sì inú ogun wọn bí sí ẹ̀yìn ní kẹjọ kó jẹ́ ó sépèlé rẹ̀ pé ó mú rẹ̀ tàbá ní ẹ̀bí wọ́n ti jí wọ́n pé alájíwa wọ́n ní kí n ké útúbà ìdáwákà mú ní àwọn sọ́tù alójúkú àwọn arìnrìnká tí ó túbà dà nínú ẹgbẹ́ fún ọgbọ́n sí oòrùn ó lè ti sí mi a ní òtẹ́jú wọn kó sí tẹ́ẹ̀rẹ́gbọ́ ẹgbọ́n tẹ́ẹ̀rẹ́gbọ́ ọ̀tẹ́ẹ̀rẹ́gbọ́ òmìn ẹgbọ́n tẹ́ẹ̀rẹ́gbọ́ ọ̀rẹ́gbogbo abárẹ́ rí ọ̀pẹ́ ó dùn pé ọ̀kẹ́ mọ́rún díẹ̀ bá pé káyà ogun níwá tí mọ̀kọ́lọ̀ sí nǹkan fún àmọ́ ọ̀kẹ́kẹ́ wọn ò tí lọ́tán àwárígun kí ó túbà kùrá ní wọ́n ṣe ó túbà dànílù wọ́n ṣe àmọ́ tẹ́tẹ́ náà wọ́n á já wọn lè kánà mú ní wọ́n kàkí wọ́n á lóhun gbàtẹni tí ó túbà kùránì Allahumma yarhamna bil Qur'an al-azim wọ́n rẹ̀rin owó mẹ́rọ rẹ̀rin wọ́n tọ́ka ọlọ́pọ̀gbà àlọ́wọ́fí hún jọ́nà ọba èsì ọlọ́run sọ nínú rẹ̀ pé yà sí kò pé yà sí ó ké ní yà sí abájá lọ wọ́pùlá kò kòkó olúwa ọdún yà sí ọdún kékeré àti والقرآن العتيم إنك لمن المرسلين على lọ́wọ́ pẹ̀láti ilẹ̀ mọ́lá ó ti náàrùn ọwọ́ tó túnpẹ́ wáyé ọwá ní bó ti rí ní ẹ ìgbà tí ó parí ewé pé tẹ́ ìwárí àti Subhana ogbèrè Subhana lẹ́lẹ́bí ìrìn ìlàkú tó kú ní ṣe ẹ̀yìn. Yàfin àti tìtòbútúbà rẹ̀ náà. Àmọ́ ìdáwákà, ẹgbàtọ́rọ̀ wọn bí i ròyà kìíyàmà, ń sọ wípé ìdáwákà àti ìrọwákà lẹ́ìtà ní wọ́n kí láti kàzíbàtún kàzíbàtún kàfìdàtún lọ́bá lọ gbé òun náà alájẹ́ tí bẹ́rù jẹ́ tí lọ́rùn jẹ́ òṣìṣẹ́ tó fi ti yọ kàrin láti bá kí ọmọ sí wọ́n kún sẹ́kí ń jíta lò bá fẹ́ ọ̀kẹ́ mẹ́kẹ́ bá mọ̀ bá sá wọ́n kún tó wọ́n tó wájá ọ̀sàlá mẹ́ta kò ní sí àfikẹ́ kò ní sí wọ́tẹ̀ lé وأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب والسابقون السابقون أولئك المكربون في جنات الليل. Gbé ìjìrínú, mà tí ó parí ní wípé fàlá ọkùnrin ní mọ́wá kí inú jù rí ìnáhú lọ́kọ́sàmún láwọ́ta àdàmún àbínú ìnáhú lọ́kùnrin kẹrìmọ̀ tí kìtà bí àkẹrọ rẹ̀ bí tí wí ní jáò ọmọ tẹ̀lé muje muje muje ọgbọ́ àúdá bàjẹ́ bàjẹ́ o ní muje lọ́bá ọ̀dá lọ́bá gbé mi lọ sí lọ́tọ̀ káàfì ẹ máa ń wípé lọ́jẹ́ lọ́jọ́ náà ó ní إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يرضون عنها labájọ́ pé ah, àmà àdà bárakà máa òfíkà bárakà máa òfíkà kó tó sí kó tó wímà tí ń tú sí ń tú mo ti ṣe ẹsẹ̀ orin mẹ́jọ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ orin náà wọ́n kì í ayà tí bàbá kéèké iná iná iná iná mọ́sára yí kọ́ndà wọ́n ni àà tí markash náà ni wọ́n náà wà àà nǹkan bí sáà sí mú nǹkan kankú mẹ́ bàbá rẹ̀ ṣe nǹkan ọlọ́mọ́sá bùkún kẹ gbogbo wọn ọlọ́mọ́fẹ́ lọ́bá díjọ́ kan ní bàbá mẹ́rìtàs orí ìyẹn mi wá rí fún ọjọ́ náà mọ́ ápù ìṣẹ́ntì ẹ̀ ní ọ̀tọ́ tí mẹ́rìtàs báyìí ló máa wù wáyé lọ́wọ́ wọ̀ túrú àwọn yẹn ti mọ́ wọ́n láyà tẹ́ wọ́n láyà gan àfáàgbà tó kù ní àyè pàdé òṣìṣẹ́ wulé ṣáàjì mọ́sí ó ní mọ̀dásíláwọ́ tààlẹ̀ ń pè báhùn ayájì mọ́sí máa fi ó di àá jíyàn tèmi ní ìmúlọ́wà mọ́wá sí ìwà àníṣẹ́ sí ìdè ìtàn àwọn èmi wá rí wọn àwọn ọkùnrin lọ ìjìkúnlẹ̀ jẹ́ ó ní ọ̀hún ó ní ọ̀hún mọ̀nẹ́ntà wọ́n yá ana ẹ̀bùnúkùn dáúdà alàbìmọ̀jílẹ̀ lẹ́rí talakọ́ì máa kún ẹgbẹ̀. Àgbàlọ́dún sáyé mú wà. Sárakàlá máa yọ wọn nínú abílé lọ. Àá. Ṣé mọ́ tó ṣe fún mi ní oní náà ó tí á ìmí ní òkun ọ̀padà. Nígbà tí ètò bí àjọ́lọ́bàlìfà múwé kan bẹ́ ohun, bàbá sun gbogbo wá jẹ mẹ́rin mọ̀nà. Àwọn akúnmi ni wọ́n àgbé lọ lébà mú fún ọ lé ti padà. Báyà rí tí mo lò ẹjẹ́ àṣàdó àkọlọ̀bá kẹ gbogbo wọn. Àṣàdó àkọlọ̀bá kẹ gbogbo wọn. Àwà jẹnu, wọ́n wá ní tí ó ní ọba fún ọmọ mi ní mẹ́sànà òwìláwà ní pàtí fún ẹ́ ṣùgbàlá wọ́n fún náà ní ayé bàbá alákà. Wọ́n fún ọmọ bàbá Sàláwù Sàlámì ní ayé bàbá wọn. Àwọn ọjọ́ mi kẹ́ náà ogun jọjọ lẹ́lọ́ta ààrẹ kọ̀kọ́ra lọ́rọ̀ púpọ̀ àti rórí lára wọn àti owó àti gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ lọ́jẹ́ lẹ́lọ́ta Mẹ́ṣe mọ́ṣáṣí ọba jẹ́. Mọ́ṣáṣí ọba jẹ́. Mọ́ṣàmù mùdírù. Mọ́ṣàmù bàbá mùdírù. Gbogbo àwọn ọmọ ṣe káàdà. Gbogbo ọmọ ṣe àádà. Àwọn awọ̀lá àwọn mọ́dàmú àwa náà. Ọkọ̀ ọ̀lá àwọn kọ́ mọ́dàmú àwa náà. Jáwa náà ojú dídí. Jáwa náà ojú dídí. Àtọkùnrin wa tàbọ̀ mọ́ṣe wá láàbọ̀. Ọlọ́mọ́ṣe wá láàbọ̀. Ọ̀ṣọ́rí àbọ̀ fún wa. Ọ̀ṣọ́rí àbọ̀ fún wa. Ẹ̀sàmí dáadáa fá. Ẹ̀sàmí Kí ni ẹbá ara mọ́tò tí ọba lálàáfíà kò ní jọ gbádùn ha? Bí ẹbá ara mọ́tò tí ọba lálàáfíà kò ní gbádùn rẹ̀. Kò sì sàìrá. Kò sì sàìrá. Kò sì rí ìlò. Kò sì rí ìlò. Àbọ̀ ní máa fẹ́ sọ̀rọ̀ ìdíkè fèrí ni. Àbọ̀ fẹ́ máa fẹ́ àti ìkèfèrí ni. Àbí orí ní kọ́lọ̀ mọ́sà ti fún wa. Àbọ̀ orí ní kọ́lọ̀ oúnjẹ fún wa. Bàbá ti a. Mílá ẹ̀rọ Àmín àwọn fún ètò ọlọ́run níbi a kìí mẹ́rẹ̀ fi a parí súra lónìí àmọ́ àwọn ṣàwárí ilé ọ̀jẹ́ ó sì wákà tó kí súra mí tó tó tán ọlọ́run ìfẹ́ ọ̀rọ̀ wá lọ́wọ́